Unit 14, Exercise A. Talking about likes and dislikes, try to talk about the things that you like and dislike to do. I'll prompt you in English. You'll hear the correct answer after a pause. To travel and to fly. Mo fẹ́ràn láti rin ìrìn àjò ṣùgbọ́n n kò fẹ́ràn láti wọ ọkọ̀ òfurufú to sing and to party. Mo fẹ́ràn láti kọrin ṣùgbọ́n n kò fẹ́ràn láti lọ sí ilé ijó. To dance and to go to the movies. Mo fẹ́ràn láti jó ṣùgbọ́n N kò fẹ́ràn láti lọ sí ilé sinimá. To eat and to cook. Mo fẹ́ràn láti jẹun, ṣùgbọ́n n kò fẹ́ràn láti ṣe oúnjẹ. To do the dishes and to arrange the dishes. Mo fẹ́ràn láti fọ àwo ṣùgbọ́n N kò fẹ́ràn láti to àwo. To wash clothes and to fold clothes. Mo fẹ́ràn láti fọ aṣọ, ṣùgbọ́n n kò fẹ́ràn láti ká aṣọ. To sweep the floor and wash the floor. Mo fẹ́ràn láti gbá ilẹ̀ ṣùgbọ́n n kò fẹ́ràn láti fọ ilẹ̀. To iron clothes and to arrange clothes. Mo fẹ́ràn láti lọ aṣọ ṣùgbọ́n n kò fẹ́ràn láti to aṣọ. Play soccer and play basketball. Mo fẹ́ràn láti gbá bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n n kò fẹ́ràn láti gbá bọ́ọ̀lù alápẹ̀rẹ̀. To play clarinet and to play violin. Mo fẹ́ràn láti fọn klárẹ́ǹtì ṣùgbọ́n n kò fẹ́ràn láti lo fáólìnì. To read and to go to the library. Mo fẹ́ràn láti kàwé, ṣùgbọ́n n kò fẹ́ràn láti lọ sí ilé-ìkàwé.